irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó hù wá níyàwó ẹ̀jẹ̀ àmẹ́tọ́ wọn. ilẹ̀ tó hù wá níyàwó ẹ̀jẹ̀ àmẹ́tọ́ wọn. àgbẹ̀dẹ tó rọ̀ wá làfáwá ẹ̀jẹ̀ àmẹ́tọ́ wọn. àgbẹ̀dẹ tó rọ̀ wá làfáwá ẹ̀jẹ̀ wọ́n bá ń bẹ̀lẹ́ kárọ́jù ṣètò fún wa wọ́n bá ń bẹ̀láyé ò kárọ́jù ṣètò fún wa wọ́n bá ń bẹ̀láyé ò kárọ́jù ṣètò fún wa bí wọ́n bá ti kú kásàdúrà káṣètò rẹ̀ o. bí àwọn ayata ń fẹ́ ni kùránì pè ní aṣọ wa àwọn ọkọ tá a ní ni kùránì pè ní oko wa bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore o. òkúta ń dá ní kùránì pè ní àyà wa. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Ala inna awliya Allah خوف عليهم ولا هم يحزنون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا خير خلق الله وإمام أهل الدكة اللهم صل وسلم على هذا النبي وعلى آله وأصحابه أجمعين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi bó tiẹ̀ jẹ́ pé èmi náà ni mò ń ṣe nǹkan èmi náà ni ọlọ́run fi òní pọ́nlé tó mi wá gbọ́dọ̀ sọ pé mi ò ní sọ̀rọ̀ níwájú ẹ̀yin bàbá wa bó ṣe jẹ́ pé ẹ̀yin náà lẹ pè mí bẹ́ẹ̀ bí ọkàn mi tiẹ̀ kọ́ ọlọ́run bá yóò jẹ́ kí a rí yín pẹ́ ọ̀là sáájú ọ̀dà muhammad ọ̀là la ilaha illallah ẹ rí látìgbà tí ẹ ti ń bọ̀ wá làwa náà ti tẹ̀lé yín inú mi sì dùn pé ládùúgbò wáyà yín tó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní káwa mọ rírì èèyàn púpọ̀ púpọ̀ gbogbo nǹkan tí wọ́n wá ń ṣe tá fi ń pọn ilé tá fi ń yẹ yín sí ìta bá ní ká wò wàláì ó kéré torí pé ẹ̀yin gan fúnra ara yín ẹni àpọ́nlé ni yín ẹ̀ wá ní tí ẹ̀ ní tẹ́ ọ̀la ṣáájú ẹ̀dá Muhammad tó kò sí nǹkan kan tí mo fẹ́ wí láàrin yìí mi wá sí wo lè mi fẹ́ sọ pé mo ní lẹ́nu tí mo lè ṣe níwájú ẹ̀yin àgbàlagbà ẹ fi ṣàpọ́nlé fún mi náà ní pẹ́tọ̀ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kò wá ní kájú àpọ́nlé pẹ̀lá rẹ̀ yín náà ọ̀là ṣáájú ẹ̀dá Muhammad mo kí sísítà mi náà tí wọ́n jẹ́ ìyá ìyàwó lẹ́ni ọlọ́run ní ṣe léyìí láṣẹ mọ́ ọlọ́run jẹ́ kí ìyókù náà kó sojú ẹ̀mí yín tó gbogbo wa pátápátá náà ọlọ́run jẹ́ ká jèrè àwọn ọmọ wa ọ̀là ṣáájú ẹ̀dá Muhammad atọkùnrin àtobìnrin wa ọlọ́run jẹ́ ká mọ dára tó dáa lójú àwọn òbí wa ìgbà tí ẹ bá sì mọ jẹun ọmọ àní fi ń ṣàwátì ọ̀là la ilaha ọ̀là sayyidul wujud ọ̀là wala la hawla wala kuwata illa billahi aliyil azim. tó torí àsìkò ẹ dákun ẹ ṣe yọ̀ǹda fún mi torí ọlọ́run tó subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu ya shafi Allah yusallimuna Allah yu'afina. يا ربي سيانتك بك بمرشدنا من شر زمشر أو بل وأمربينا يا من شفى كل مرضى أنت يا شافي أبي ربنا أنت المعابس والأمراض والمدتورين معابينا يا دافع لبعض أمشي داودنا كل البريات والآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله يعلمني الرحمن يفهمني الرحيم يذكرني أعوذ بالله من والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أستغفر الله سبحان الله أستغفر الله سبحان الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله والحمد لله لا إله إلا الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ما شاء الله الله أكبر ما شاء الله أستغفر الله أفرج alhamdulillah. mímọ́ folúwa wá. alhamdulillah. ọpẹ́ folúwa wá. la ilaha illallah. kọ̀sọ́bà méjì rárá. Allahu akbar. ọba tó ga jùlọ. masha Allah. ìfẹ́ olúwa. ṣẹ́gi fìrùlá. subhanallah. subhanallah lọ́dọ̀ ọlọ́run àdúgbò. wọ́n náà sọ ilé ayé lọ́la. wọ́n ọlọ́run ọ̀wọ́ lọ́ba tá a dúpẹ́ fún. aláwọ̀ àdìbàrò. wọ́n ọlọ́run làwọn bá lọ́dọ̀ rẹ̀. wọ́n náà sọ ilé bíkà. wọ́n ọlọ́run làwọn làwọn olúwa wa. iná fi máa ní àdéhìtà. wọ́n ọlọ́run fi wá sínú àwọn tó fi mọ̀nà ọlọ́run. wàtàwálánà fi máa ń tàwáláyìtà. ọlọ́run fi wá sínú àwọn tó gbọ̀ràn wọn dùn ọlọ́run. ìsìlá hadiya ilá hadiyuka. orí pé bá fọ̀nà hàn ló kù. wọlé mi ń ta ìlà bí kan. kọ̀sẹ́kù kan kọ̀sọ́ rẹ̀ ká tẹ̀yàn lé dà fún tọ́lọ̀ ń bá ṣe. olùkọ́ ilimọ́lọ́kà ìfínà. ìwọ ọlọ́run ọba. wà iná bàtà mọ́kùbìtìnà. ìwọ ọlọ́run ọba ìwọ lọ́wọ́ máa ń pẹ̀lú gbogbo àwọn tó bá padà sọ́dọ̀. wà ìfìlásà sọ̀lì hínà. ìwọ lọ́wọ́ bá máa ń ṣe tàwọn ọmọ alukurani rọ̀ wá lọ́rùn. amala bil Qurani. ọlọ́run ṣe wá lẹ́ni tí ó máa ṣiṣẹ́ pẹ̀lú alukurani. nabi ka muhammadin sallallahu alaihi wasallam. sallam. yẹ ká lè máa tẹ̀lé sunna fún wa máa ń bá wa. ọlọ́run sá fún wa ọ̀nà mọ̀ wá jù báyìí lọ. àmín. ìjókòó ti ní tìdùnnú ni ó má sọ di ìbànújẹ́. àmín. a kí ọlọ́run lára àwọn ẹni ọlọ́run tó láàyè yìí àwọn ẹni ọlọ́run lára ọlọ́run ọba tí wọ́n fi lo àyè náà akí àwọn ẹni ìjẹta akí àwọn àtàná tí wọ́n níbí akí àwọn tèní tí ń lò lọ́wọ́lọ́wọ́ akí àwọn àtọ̀la tí ń bọ̀ tá a ti mọ̀ àwọn bàbá wa kò kéwú akí wọn àwọn bàbá wa àgbà tí gbogbo erigun kò yìí lọ́tún àti lọ́sì akí wọn ọ̀háyé rìjà lálàyé fi kulli lahabatin. وفي كل أحوالي وفي كل ساعة وأي رجال لهاي بكل لحظة وبكل أحوال وبكل لحظة gbogbo ẹ̀ ń tẹ́rẹ̀ tí pé mo gbọ́dọ̀ dákọ̀ ládùúgbò yìí tó sì dọ̀ràn yẹn kí n dákọ̀ wọn ṣùgbọ́n tí n kámábà jita, bí ìgbàtà jita kiu. wọ́n fi gbólóhùn ní kí gbogbo pé wọ́n ha èyí erin jà làlàáyè àwọn tí wọ́n yẹ ìlú yìí àwọn tí wọ́n yẹ àdúgbò yìí mo kí gbogbo wọn lọ́kùnrin àti lóbìnrin wọ́n lè máa jẹ́rìí jà làlàáyè káwípẹ́ ni tí ń bẹ láyé ni kò míìn torí wọn ò sí wa mọ́ ni wọ́n ń bẹ ayé yìí ni wọn ò sí àmọ́ wọn ń bẹ láàyè ní ààyè tìmọ̀ tí máa yè téèyàn kú mọ́. àwọn náà rijalal gaibi àwọn náà rijalal hayy nítorí pé a rí nínú àwọn rijalul hayy tí ń mí lọ́wọ́ tí wọ́n sì tún nájà ní rijalal gaibi. wáyé rijalal gaibi bí kò ní lásọ tí. àwọn rijalul gaibi tí wọ́n tara tí wọ́n tara tí wọ́n tinú jásàdù rúhù akí àtàwọn tó yẹ pé rúhù ni wọ́n ń bẹ wọn òfìgbà kan jẹ́ jásàd tá a lè fojú rí wọn tí wọ́n sì ń bẹ pẹ̀lú wa tá à ń jọ ń lò pọ̀ tí wọ́n jẹ́ àwọn màláíkà fẹ́lẹ́fẹ́lẹ́ àti màláíkà wúwo allati tatawalladu min al-adhkar wal àwọn ẹni ọlọ́run tá a máa bí wọn látara àdákọ ọlọ́run àtàwọn kan tọ́lọ́run ti dá tí wọ́n ń jẹ́ hafazatu tọ́lọ́run ní kó máa ṣọ́ wa tí ń ṣojú wa tí ń ṣọ́ etí wa tí ò jẹ́ kòkòrò kó sọ kì í sàwọn là ń sọ àtàwọn tó lọ ń pè ní muakibatu tóní làwọn muakibatu min bayni yadihi wa min khalfihi yahfazunahu min amrillah àwọn náà ni rijalul hayy àwọn ọmọ yìí wọn ní kú láíláí àwọn náà ní ń supply wa ní ma'arifu àti ma'alimul gaibiya bi iznillahi ta'ala bóni bá ń jẹ́ ní nínú ilé bàbá wa kòkè kò béèrè àti bàbá wa Sayuti Jàgbọ́rọ̀ àti gbogbo ilé kọ̀ọ̀kan bàbá wa mẹ́másà ní ta dákọ mẹ́másà ti jẹ́ ta ti tà náà ti tèní bàbá wa ọlọ́rọ̀ ọwọ́ àfi dé gbogbo ibi yẹ ká dákọ àwọn ni wọ́n sọ̀pláì wa ní gbogbo ohun tí ń jẹ́ àǹfààní tá ń lè rẹ́rìn-ín dákàlámbì wa lọ́hùn-ún ọ̀dọ̀ bàbá wa Gìgísù ìwà ẹ̀dí gbogbo ibi tó yẹ ká tún dákọ̀ fi kò lè làhàzà àti ìrùn. wà bí kò lè àwa lè wà bí kò lè zàtì. mo kí bàbá wa ṣètò adam lafsan wa maana lafsan wa ni wọ́n jòkó yìí ẹ́ afa afa ẹ̀rí yusuf àwọn lafsan maana làwa láwùsá wà máa ná làwọn màá ní ní gbogbo àti àjòkóyì àfẹnubí àfitọ́bí làwọn àfitọ́bí àti làwọn àfiwàbí ni gbogbo ẹni tí ọ̀rọ̀ lè kéwú tó ráǹfààní ṣé wàá dámọ̀ jẹ ó hayè ìjà làlà hayè ó lè jọkùnrin ó lè jóbìnrin ìjà lòlá hayè ni wọn ìyá wa tí wọ́n ń tọ̀tọ̀ dákọ̀ wọn káwa náà lè sàlùbáríkà ìyá wa báríkà akí wọn pé wọn kú sùúrù jọ ní ti àfọwà ṣe Abdulkadir àwọn láti kọ́kọ́ jọ sí kílásímẹ́tì rí ó tó kan ọ̀rẹ́ mi tòní gbàràtà jáde Samsudeen ní 1970 táwọ́kọ́ dé Markaz àjọṣe wúlátà òye ni ṣùgbọ́n ìgbà àti gbì tí ma gbéyàn láyé ó gbé mi lọ àtúnwá lọ kọsẹ̀ mọ́tò à ń lọ wọ́ọ̀fù lọ kó sìmẹ́ǹtì àti gbogbo ń tà ń lọ kó wọ́n fún pẹ̀lú mọ́tò tí ń lu pákó ńgbà mọ́tò sákò ń bẹ̀ ń pé tí wọ́ọ̀fù yìí ò ní bọ́ sí wọn kúkú wá sásó ìgbòmí tí wọ́n ti ń fa pákó nígbà tó dòó gbèmí lọ mọ sákò ń bẹ̀ mo fẹ́ ṣe gáyì tí ń jọ kan mo bọ́ síbi tí a ti ń kó pákó kí n lè róró olé kéwù ni o ilẹ̀ lọ́gbẹ ọ̀dá kí n láì padà sí markaz bọ́lọ̀ nfẹ́ ni nǹkan náà rí bó ti rí mo wá ní ṣe gáyì tí lè rí igi pópò kó tí máa gé sójú omi òun bó ṣe yẹ lẹ́sẹ̀ mi nù ọlọ́run ni ọ̀já kàṣù mi ọ bọ́ sí lẹ́nu jọ náà ìwọ́n ń dún kí n pé kí n lè jáde ọlọ́run wá sàánú mi ó ní tètè dé bèbè ń bọ́ tàbá ìkọ́lá mọ́ oṣù tí mo sá kú mẹ́ pé ah, eléyìí ò ní bọ́ sí àwa padà wá sí Markaz nígbà tí òfin dùn kan bíi mọ̀sẹ̀ tó kọ́ sí aṣọ ń hun ká lè rówó lé kéwú ọlọ́run wá ní kí n ṣe kò bàbá sheikh adam wọ́n kàn rí mi jọ́ kan ní ká máa ṣe eré lọ́ba ní ah, bàbá yìí ọmọ yìí kọ́ yìí bàbá rẹ̀ ń kọ́ bàbá jí máa ń wé láwà ní ètò ga àtàlì kíba ńláńlá wọn mo ní wọn bẹ láyé kí ló tó àwọn amẹ́ríkà sì máa owó ní ilẹ̀ dání ah, ah, ń bọ́ lọ́wọ́ àwọn olóòrùn ajé asani lọ́kọ̀ asani wa bọ̀dá rẹ̀ tó mọ wájú sí nǹkan mo ní ilẹ̀ gbẹ kàn wọ́n náà ní ẹ máa bọ̀ ẹ máa wá kí wúnà kọ́ mọ́sàn kọ́ bọ̀ mọ́ ọ̀hà yìí la fi tún wá pàdé pẹ̀lú bàbá ṣé wa. wọ́n yí ìrìjà lálẹ́ bẹ́ẹ̀bì bí kò ní ìlà sọtí. bàtà ń bẹ ní sáfùsì dé ní pẹ̀lú àwọn ẹ̀yà wa wọ̀nyí náà ni àwọn bàbá wa ni wọ́n jòkó yìí àwọn ṣé wa ni wọ́n jòkó yìí ẹ̀rí tí mo fi kún méjì kún lẹ́lẹ́ka àgbà wọn ni dìde àtàwọn ìmáàmù wa Gàmbàrí tẹ́ bá fẹ́ dá sẹ̀ríà fún mi wọn ní fún mi lẹ́gbàá wọn ò ní gbá bọ́ọ̀lù ní sèrè àtòlù níta ní kọ́ ha ọ̀dọ́ ọ̀bá ha ọ̀ ní gbá bọ́ọ̀lù la tẹ́bá ti gbí bá wọn ni wọ́n lọ kọ́lá bọ́ pé pálí tó pálí ni wọ́n hà kalẹ̀ ó kọ̀ kan bẹ́ẹ̀ tá a máa jẹ́njọ́ náà wọn ò ní wí torí kẹ́ máa pé ọ̀há yìí. wáyé mi já lálẹ́ wáyé bíbí kò lè la sọtí wàbí kò lè àwa lè wàbí kò lè sàátì. àwọn nígbà tá a ti pàdé òun pẹ̀lú àfáwà Sheikh Abdul Qadir wàláhì ìwà wọn dá púpọ̀ fi kulli ma'na al-kalima gbogbo ọ̀nà tá a tú kẹlìmọ̀ sí ni wàá Sheikh Abdul Qadir fi dá bisimilahi kul huwa Allah ọlọmọsàbà kẹwọn. wọ́n fẹ́ràn wa púpọ̀ òun náà ló tún wá dérí bàbá wa Sheikh Suhaib Doctor ìfẹ́ náà tún múnà sí ìrànà bàbá Abdul ọlọ́mọdé wọn ṣubú láíláí gbogbo àwọn fáàrí àdúgbò yìí ọlọ́mọdé wọn ṣubú ọfẹ wa dórí ustaz wa ní ilé rédíò àbáwọlá ìwọlá abdulsalam ọba tó sọ̀rọ̀ yìí ní salam láti ilé wa látàárọ̀ wa níjọ́ tẹ́ fẹ́ àwọn ọlọ́run ní ẹ̀yìn dáa ọlọ́run jẹ́ àmọ́ yìí ní oṣù rírẹ bẹ́ẹ̀ torí wọn là nàbì sọ pé sallallahu alayhi wa kì í máa ń rozikal arba'a ẹni ọlọ́run bá fún ní nǹkan mẹ́rin faqad utiya khayran kathira ọlọ́run máa fún lórí tọ́pọ̀ o àkọ́kọ́ almar'atu salaha téèyàn bá yan ọ̀rẹ́ kó yan ọ̀rọ̀ ẹ̀rí tí ó bá níyàwó kó níyàwó rí ìyàwó làkọ́kọ́ a máa dání lẹ́rù a sì máa bá ní tó ẹrù sí ìyàwó rí níyàn tọrọ ẹ̀ ọlọ́run ló ní lọ́dọ̀ kò sí fi bínú rí kò sí kóra ọlọ́run níbi sànú ẹni ẹlẹ́ẹ̀kejì aliwalado sọ̀ọ̀lẹ̀ kéèyàn bímọ rẹ bíyàn bá lo àárọ̀ rẹ̀ ní jákujáku ọlọ́run máa rí kẹ́ máa dàlá ọ̀sán rẹ̀ wà dà alẹ́ ọ̀dà ọ̀la ó sì dà ọmọ ni ó tún fáìlì yókù sí ẹlẹ́ẹ̀kẹta suhbatul ahya kí n ra àwọn ọ̀rẹ́ rí bá ṣe bí àwọn afá dr suwaye bí gbogbo àwọn afá mi tí àwọn kalẹ̀ yìí tọrọ ní àwọn afá ara wa yìí. ní àwọn ìgbàpọ̀ rẹ bẹ́rù rẹ bá dá tẹ́lẹ̀ yóò sì dànù torí ọ̀bọ̀ dànù ìmọ̀ràn náà ni ọmọ fún ọ ó sì máa fi búra lé ó sì mọ̀ kó fẹ́ jọ ṣubú ni. ìlọ́rẹ̀ rẹ ìníyàwó rẹ àbí ká lọ́kọ rẹ fóbìnrin ká sì bímọ rẹ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kọ́lọ́hún fún yàn lóore ṣe nílùú ẹ̀ láàyè ẹ̀ mo gbọ́ àdìsí náà lọ́dọ̀ bàbá wa rórẹ̀kì ìwó tọ́jú ọ̀rẹ́ Adam ọmọ kí wọn. ẹni ọlọ́run bá ṣe mẹ́rẹ̀ẹ̀rin fún oríire ọlọ́run kọ́ bá ṣe bẹ́ẹ̀ fún ọkọ ìyàwó àti ìyàwó èyí wá fún bàbá wa tí wọ́n lọ darí nígbà tẹ́ wàá darí ẹ wàá dé pẹ̀lú mọ́ra àtúnṣọ́ọ̀lá kẹbíra ẹni tó yẹ pé dáyà ni ẹ̀yin náà dáyì òun náà dáyà ìwẹ̀ wa di dáwà kò sí nǹkan tí ó bí ju dùáwù lọ dùáwù ló bí ẹ̀yin jẹ́ dáyì ìyàwó yín náà ń jẹ́ dáyà ẹ wá jẹ́ lílì tọ́lọ́run ni ẹlòmíràn sàgbákò obìnrin bẹ́ẹ̀ ó pe dé ṣọ́ọ̀ṣì gbẹ̀yìn wọ́n ní bàbá kan nílẹ̀ Cairo náà níbi tẹ́ ẹ ti déhùn àkọọ́lẹ̀ làwa rí àwa mọ̀ bí ó sojú yín bó sì ti ṣáájú ni bóyá gbọ́n ẹ̀sìn kú mbẹ̀ tán ni àmọ́ náà àkọọ́lẹ̀ lèmi rí i pé làdáni ni ó kúndùn ẹ̀sìn púpọ̀ a máa pèrún ní gbogbo ìgbà ó sì níbẹ̀rù ọlọ́run táwọn èèyàn ń fura sí pé ni ọlọ́run ni ńgbà àdánwò dé èyí tọ́lọ́ níkẹyìn ọ̀dà kọjá o lọ́ba nàgà jọ kan yóò pe àyílà bàlá sáré ni bó ti narun ó kéde sàlá àgbárò ilé kejì lọ́ba arúbìnrin kan tó fà á ó tún gbà tilẹ̀ ti mọ́ yìí dàdá ní bá dérí mímbà yìí ni ọba lè pèrún mọ́ kò lè pèrún mọ́ ní bá ń wò lọ́ba bọ́ọ̀lù ní mímbà yìí lọ́ba fò sílé kejì àwọn adọ́rọ̀ ọmọ gẹ́gẹ́ ni pé ah, kí ló dé ẹ̀yin kọ́lẹ̀ máa pèrún bó lóun náà ni torí tiẹ̀ náà mi wà torí òun lẹ filẹ̀ ẹ pèrún tẹ́fẹ́ pé à ah, ní nǹkan tó ń rí kí lọ́wọ́ á rí lòun fẹ́ fẹ́ ọ ni ọ fẹ́ òun àwọn ò lè fẹ́ òun torí mùsùlùmí ni wọ bàkàtàbí lòun nasaraniya lòun ọlọ́wọ́n fẹ́ ọ bàbá àwọn ò ní gbà ìṣòrodọ̀ bàbá rẹ kò pèrún ayílàjọ náà bàtà dánwò dé kò pé àdánwò rẹ̀ ń bẹ lára ẹlòmí nísìnyí tó jẹ́ àfa àdánwò rẹ̀ ń bẹ lára ẹlòmí tó jóbìnrin tó jẹ́ ní ọlọ́run tẹ́lẹ̀ tó jẹ́ súfì tá a pè ń wòlíì ọlọ́mọ́sà sànù gbogbo wa bó ti sànù yín nǹkan sànù yín délẹ̀ bẹ́ẹ̀ náà lára alájà wa Khadija ó sànú alájà Khadija lára ẹ̀yìn náà wá sínú fẹ́yìn ọkọ ìyàwó àti ẹ̀ ẹ̀rí pé wọ́n sọ̀rọ̀ àwọn lọ́wọ́ dẹ́yìn ni bàbá ẹgbẹ́ lómi ni wọ́n máa ṣe ẹ̀yọ́ máa rẹ́rìn bí dìndìnrín ẹ̀yìn tó ń tẹ̀lé kiri níbi tí wọ́n náà ti ń tẹ̀lé olójútùú àbẹ́ rí báyìí bàbá ànìdé ọ̀sọ̀dásódì kejì wọ́n wá lọ ọ̀dọ̀ bàbá ọmọ bàbá wọn á ní à ṣebí mùsùlùmí ni wọ́n ó ní bẹ́ẹ̀ ni òun fẹ́ fẹ́ náà ni só lè ṣe kiri yó tọ́ọ̀dì nasarani olóhùn ọ̀dà ah, bàbá ṣe umar ari ń gbẹ́ o olóhùn ọ̀dà ó di nasarani olóhùn ọ̀dà bọ́ ọ̀bá ní nasarani òun ní fọmọ fún ọ tọ́ ọ̀bá ní di kiri yó olóhùn ọ̀dà pẹ̀lú ògùn ọlọ́run wọ́n wọn ṣe fàájì gbẹ́tọ̀ ọ̀yájá gòkè lé wọ́n rìn káàkiri tínú bàbá tó ń dùn pé òun rẹ nìkan pè sínú Christianity inú làdáni mùsùlùmí dùn pé òun ti rí ìyàwó tó wọ́n tó wọ́n fẹ́ wọ́n wá rìn wọ́n abọ́ sórí sátìhù lé tí wọ́n dẹ́kìn lókè sẹ̀ǹpé lọ́dọ̀ yẹ fẹ́ràn gábẹ́ tó mọ̀ gbatẹ́gùn lókè miya ti rìn káàkiri ẹsẹ̀ làdáni bá yọ lọ́ba ṣubúlu rẹ̀ lọ́ba fi rí sọlẹ̀ wà má ta má ta káfíra kò rí ìyàwó fẹ́ ó sì ti kú inú Islam ọlọ́run tí yóò jẹ́ sàgbákò orú ẹnu ìyàwó fífẹ́ abáyé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá gbọ́n ẹ̀ tábà ní wàásí tó kò tó ọlọ́run mọ́jà padà sí bọ́ bá wa alájà wa Khadija ẹni bíbí re láti lé ẹni títọ́ re láti lé ẹ wá lọ sí mọ́sàrì gbogbo àwọn ọmọ ẹ̀yà wa ti ń lọ mọ́sàrì kọ́ ló dé dáadáa báyìí o nítorí àṣàkàṣà kún ọ̀hún ìlú mọ́sàrì jẹ́ ìlú kan tó yẹ pé inna lakum اهبتوا مصر فإن لكم فيها ما سألتم gbogbo nǹkan bá lọ wọn sáti lọ sí mọ́sárì ojú rèé tó inna lakum fiha ma sa'altum ma ya mawsuli yani lafsun am istagraka ma'aniya kathira ó kó tùmọ̀ tó pọ̀ sínú nínú àwọn muhammadu ni máa ń jẹ́ bẹ́ẹ̀rẹ̀ lọ bá ń wá inna lakum fiha ma sa'alitum bẹ́ẹ̀rẹ̀ ibú lọ bá ń wá inna lakum fiha ma sa'alitum bówó lọ bá ń wá lọ ní ma sa'alitum bí ìmọ̀ lọ bá ń wá lọ ní márùn-ún ó ti kó nǹkan tán ní téèyàn bá bá lọ ní òrì lọ́hùn bẹ́ẹ̀ pọ́ màtá lọ fẹ́ jẹ́ ọmọ tá a mọ́sárì ọmọ wọn wọ́n mọ̀sẹ̀lú ṣe gbogbo èdè ni wọ́n gbọ́ jámíà tó wà ń bẹ̀yẹn jámíà gbogbo ayé ni òun ni ìyá gbogbo jamiatu islamiyya láyé tí ò sí yàn bẹ́ẹ̀ ẹ̀yin wá lọ bẹ̀ ẹ̀yin náà máa bẹ́ẹ̀ ti ń wì í ẹnu dáwọ́rà tá a lọ sí bí oṣù mẹ́ta tí o jẹ́ tó oṣù mẹ́ta tọ́tọ́ la lé ìjà tó dọ̀hún tí bàbá yẹn á lọ ó jẹ́ àmọ̀ pé hibitu misra fa inna lakum fiha ma sa'altu ẹ̀yin wá dé ẹ wá dé pẹ̀lú mọ̀ ẹ sì dé pẹ̀lú ẹ̀sìn ẹ̀sìn ọ̀bọ́mọ yín lọ́wọ́ abayín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo wa náà ta wá kù nílẹ̀ mo fi gbogbo àwọn bàbá Abdulsalami àti ìyàwó ajá Khadija dáhìá wá ìdà tọ́lọ̀ fi yẹ wá lọ́rin torí wọ́n nílò ẹ̀ náà bàdàn alájà wa òkè ààrẹ ọmọ bàbá òkè ààrẹ kàfíìlà àmàgbèrò mọ́kà tí ń bá ń sọ̀rọ̀ báyìí njọ́ tí n tí ì mọ alájà tí n bá rí alájà alájà alájà kàfílà sẹ́yìn pé owó owó ń bẹ lára wa púpọ̀ gbogbo wa bí n ti ń bẹ lára wa náà nù bí ẹ ká sì nílò èyí lù wá báyìí ṣé wọn ní nǹkan máa lọ́tọ́ lọ ní báyìí tá sì ń kó fàárí kíkẹ́ àwa làfa alímì àwa ni wòlíì yálà ìyá wa wòlíì bàbá ńlá bàbá wòlíì ni ṣé wọn ń tán àbí àbí sẹ́kù lára wa tó fi á jẹ́ pé obìnrin ní ṣe wà sí báyìí gbogbo mọ́júmọ́ a máa ṣe tẹríba a sì mọ bàbá wọn ọ̀rẹ́ sí kádàmù ni wọn nínú ilé wọn nìkan àwọn tó rí bá wọn fẹ́ tó méje òun náà wá jiná púpọ̀ àwọn adéjọ́ kan ní wọn gbọ́ rédíò tí wọn ah, ta ní fasáhà rẹ̀ dánkandana báyìí mọ́sáàrì ní sọ̀rọ̀ yìí torí lárúbá àdúgbò kan yàtọ̀ síra wọn àwọn tí wọ́n máa rán mú bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa sọ lábẹ́ bí à ń tó gbé bẹ́ àwọn mọ́sáàrí ó ní la ilaha illallah fasaha náà fò àyà àwọn náà gbogbo kálukú náà gbà bẹ́ẹ̀ àwa ni ọmọ àlọ sí ọmọ àlọrin náà ni ah, alhamdulillah a jẹ pé hi bitilika eléyìí náà ó ṣe déédéé tí à ń wí lọ́hùn náà nù ẹlọ́mìn tó kù a máa dúpẹ́ tọ́lọ́hùn jẹ́ kí alájẹ ò dé ká máa pẹ́rú àgbákò ọmọ òlàrí ọ̀kan ni wọ́n ní wọ́n lù pa ní sàlẹ̀ àlùkòjò ni ọmọ ilẹ̀ yìí náà sáà ni ẹ kú oríire ọlọ́njẹ́ nílùú yìí kọ́pọ̀ kọ́ máa jẹ́ hujja fún wa nílé àti ní ìta ọlọ́mọ amúbẹ̀rù ọlọ́run kó ń bẹ̀ fún wa kọ́ máa mú kó ń bẹ̀ fẹ́ yìí náà ọlọ́lá ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó mo fi yí ń kí jòkó ẹ jẹ́ n fi fati àkànlé kọ́lọ́ mú ládàá rẹ̀ báwa tá a kù káwá sí kúlù wọ́lá kó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 تو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم nínú súra kan lọ́wọ́ sàlẹ̀ ń bí súratu Nur èyí tí ń fi jọ́ yẹ papọ̀ mọ́ ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ẹni tí ń tí ń sin lọ́run tó lóun ò sí mọ́ kọ́lọ́ mọ́ fi ṣàdánwò fún ọkọ ìyàwó àtìyàwó. Àmín. ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه ويخشى الله ويتقه فأولئك هم المفلحون وأولئك هم الفائزون نعم ومن يطع الله ورسوله man yuti illaha ẹni bá lè tẹ̀lé ọlọ́run tọ́ àtújáde mẹ́ o allaha alkitabu wa rasulahu as-sunnanu ta'atul kitab ta'atullah bil kitab was sunna ó ti dúró níbi gbólóhùn yẹn man yuti illaha ta'a ọjáde allah òun alkitab wa rasulahu òun ni wọ́yàkṣà Allah wọ́yàtẹ́kẹ́ níbo ni wọ́yàkṣà kò sí ní dátúmọ̀ ẹnu yorùbá ju ìbẹ̀rù náà lọ wọ́yàtẹ́kẹ́ ìbẹ̀rù náà ni àti páyà kí ló tún wá jẹ́ fáríkù bayna al-kalimatayn al-khashya wat-taqwa ìyẹn ni wọ́n tún yàtọ̀ ọ̀tọ̀ síra Allah wa rasulahu. ويخشى الله ويتقه فأولئك هم الفائزون فأولئك هم الفائزون وما يطيع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون àìbẹ̀rù Ọlọ́run náà lọ́jọ́ làdá ni òdìkìrí nítorí aya tó fẹ́ fẹ́ àìpáyà ọlọ́run ní jẹ́ kí ẹlòmíín ṣeré ibú látàrí owó tó fẹ́ ní àìbẹ̀rù ọlọ́run ní jẹ́ kí ẹlòmíín òde lérí ibú látàrí àpò tó fẹ́ ní ẹni bá lè tẹ̀lé tọ́lọ́run wọ́yá tẹ́kìhì tó sì bẹ̀rù ọlọ́run kásíà ìpáyà tinú tẹ́kíwà ìpáyà tòde torí tá a bá wọnú makamat àti ahwal lọ́dọ̀ àwọn sùfìyìn a rí i pé tẹ̀kíwá ni wọ́n kọ́kọ́ kà sínú maqamat khashiyatu wà nínú ahawal torí àwọn àwọn àfáàní ti bá rò pé ahawalu ju maqamatu lọ ahawalu ni ìṣesí àwọn ẹni ọlọ́run tọ́já sí pé àbí ìbá ṣe pé mo fẹ́ ọlọ́run ọkọjá aká pé yóò tún padà sẹ́yìn maqamatu ọlọ́run lè fi tààyàn lọ́rẹ láì tí ì kankan láì tí ì kan débì kan. Makama àwọn ẹni ọlọ́run ọlọ́run lè fi tọmọdé lọ́rẹ tí ètí yẹnáfílà tí ètí gbààwẹ̀ àmọ́tàkìwá ó lè sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ó lè rìnrìn bẹ̀rù ọlọ́run àmọ́ kásíyà ó dìgbà tilẹ̀ bá le tí ṣòro bá dé tíyàn bá wọnú àhámá tí ò ríbi sá lọ tí ò wá torí ẹ̀ṣẹ̀ bọ tí ò torí ẹ̀ kúrò lọ́dọ̀ ọlọ́run tó dúró déédéé òun ni kásíyà. له ويخشى الله ويتقيه ìgbà tí tọ̀bíà nature tí ọ máa béèrè pé àfi o ṣe kínní yìí bọ́ọ̀bá wa lè ṣe kásíà yóò tayọ tẹ̀kíwé kásíà ní ọkàn ní pé ha tí n bá ṣe kínní ọlọ́run mi lòun ọkọ ìyàwó lérí ìyàwó rẹ gbọ́dọ̀ lo tẹ̀kíwé o sì gbọ́dọ̀ lo kásíà níbi ìbínú ó lóbẹ̀rù ọlọ́run ó sì lò páyà ọlọ́run níbi ìyọnu ó ọlọ́run ó lò páyà ọlọ́run oúnjẹ tó máa fún jẹ àfikọ́ tẹ̀lé tọlọ́run níbẹ̀ àfikọ́ tẹ̀lé tà nẹ́bi tó tẹ̀ ọba lòun ọ tẹ̀lé nature ọkàn ròjọ́ kan ní pé à èmi náà ní màá bọ̀ ìwọ náà máa lọ ṣiṣẹ́ bàbáṣiṣẹ́ ìtìbáàrù sẹ̀ríà wọn ni abọ́yàwó ni wọn ni risikuhunna wa kiswatuhunna wa isikanuhunna gbogbo ẹ̀ ń kọ́ bí màrúfì ní ìbáṣe pàtí wọ̀tán dé tá a wá da obìnrin síta tó wá di katapila tá a wá ń sinmi torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì gbà pàdúrà òun gbà kíyàwó òun ṣiṣẹ́ kó wọ́n jẹun bẹ́ẹ̀ làwọn bàbá wa lẹ́yìn látàná lọ títí di jẹta jẹrin àwọn kà sí pé bóbìnrin bá dáṣọ fún yẹn aṣọ wèrè nu bóbìnrin bá gbóúnjẹ fún yẹn olú ń ṣe kí ni ń jẹ̀gbẹ́ bẹ́ẹ̀ ni bá kọ́lé kalẹ̀ tí yẹn bá gbé olú ẹ̀ ń sùn ní eré àtàn bí wọ́n ti kà á sínú ọlọ́run sì dúró tì wọ́n ń jọ́nà àmọ́ àwọn aká sí fàárí pé àdúrà mi gbà mọ́ rálàkẹ́ mú olúwa máa lọ́lẹ̀ ní èyí òun ni ó máa ga wọ́n máa ń yóò tí ẹni bá lè tẹ̀lé tọ́lọ́run lórí ṣe pẹ̀lú obìnrin rẹ̀ pẹ̀lú ẹbí ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ wa rasulahu tó tún á tẹ̀lé ànábì tá ànábì náà rọ́jú ṣe gómìnà ó ti máa ṣe náà máa ṣe wọn mú kọ́kọ́ yàwó tàwọ́fíìkì ọlọ́wọ́ wà fọ́kà rẹ̀ tọ́yì bá níyàwó wọ́n fọ́kà sánú tàbákànù àpótí ṣe déédéé di tàwọ́fíìkì ànábì náà rọ́jú ni tàbádé sọ́dọ̀ tó tàlákì ó rí ní jẹ́ fojú ẹ̀ rí tọba ṣe sọ́tò mọ̀mọ́tàhánà ó rí táfojú ẹ̀ ìmọ̀ táfojú ẹ̀ hàn ó ṣe ọlọ́run ọ̀gá gbogbo wa wọ́n bá sì dé sọ́tò làzábì anabi ọ̀dà àmú lórí ọ̀rọ̀ Aisha púpọ̀ bàbá Abdulsalami bá ń dààmú lórí nana nana Khadija kò burú ẹ fi jóńsì ọlọ́run ni ẹ jù ànábì púpọ̀ ẹ má jù lẹ́wọ̀ ẹ má jù yàrá lẹ́wọ̀ ẹ má fa káàkiri ni ẹni tí ọba yé kọ́ máa yé wọn láti sè ànábì máa fa àyíṣà kiri ni níjọ́ tí àdísù lòun fún kì í ṣẹlẹ̀ á ànábì fẹ́ gbàgbé apá ànábì lòun kọ́ lọ́n tóyìí bí jìbìrì lọ́ọ̀ bá dá sí ni táwọn sọ yìí ká sọ bẹ́ẹ̀ ni gbogbo ọkọ ìyàwó tó bá fẹ́ràn ìyàwó rẹ̀ dáadáa kò jẹ̀bi ká fẹ́ràn wọn towótowó ká fẹ́ràn wọn tọ́látọ́lá àwọn àwọn bàbá lè ṣe bẹ́ẹ̀ ọ̀dà púpọ̀. wọ́n máa yùn tí ì la wọ́rọ̀ sùúlẹ̀ wọ́n wáyà kàṣà ńlá wáyà tẹ́kìyì ìwọ̀lá ìkàwé mọ́lífà ìzú. àfa tó fẹ́ ṣe tafsiri kan wá lọ pé ọ̀dà tàbá fẹ́ máa yàtọ̀ al-farqu bayna at-taqwa wal-khashya àwọn àgbẹ̀ wà lọ suratul Ahzab kẹtó máa kótó kan khashya ẹ̀ wò ìbára tọ́lọ́ fáwọn ọkùnrin àwòsọ́ọ̀fù mẹ́wàá fọkùnrin àwòsọ́ọ̀fù mẹ́wàá fáwọn obìnrin kò yọ obìnrin lẹ̀ nínú mẹ́wàá wa kò sì yọ ọkùnrin lẹ̀ bàbá wa ń kà á bọ̀ ẹ wà á wo bí tí kásíyà tó jáde lafzu kásíyà ẹ fi hàn pé nǹkan ní bẹ̀rẹ̀ a sì gbọ́dọ̀ fi tẹ̀kí wá bẹ̀rẹ̀ gbogbo ohun tá a bá ṣe nígbà tá a bá ṣiṣẹ́ dójú ẹ̀ gbà fún wa tán láàtó di ẹni tí ń bẹ̀rù tí ń páyà ọlọ́run gẹ́gẹ́ bí xaṣíà èyí ò lè fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí xaṣíà ò ṣe é máa lo gbogbo gbà tẹ̀kíwá ló ṣe é lo gbogbo gbà xaṣíà ò ṣe é lo gbogbo gbà téèyàn bá ń lo xaṣíà gbogbo gbà kò ní pẹ́ kú kò sì ní pẹ́ di màláyíkà bí wọn bá ti di màláyíkà ọ̀tánu wọn àlẹ́ ọ̀pàlẹ̀ mánu ọ̀tánu torí xaṣíà tó bá mú yàn àṣìṣọ òsì ọdẹ ni mímọ kan dáná nù a sì àmọ́ wálé kọ̀ọ̀kan ni tá a bá wọ ìbára tá a bá wọ ìbára láfùsù náà ẹ rí i pé tẹkùwà tá a kọ káàfù yẹn ó lé lẹ́nu tá a bá wọ ilmu istiqaq nínú ilmu sọrfi kọ nínú òrùfù tó lé lọ́nà ọ̀fun ni hmm? ẹyọ kan ṣoṣo ní bẹ́ẹ̀ bí tẹkùwà tá a dùn lẹ́nu òrùfù shafat tá a fi tá a pè mọ́ ẹnu ahọ́n tètè ni ta ta a kan fa hàn sísàlẹ̀ yín ta kò jù bẹ́ẹ̀ lọ kọ dọ́rùn kọ dọ́rùn bẹ́ẹ̀ tàbí yọ dọ́nà fún kò mú wàhálà lọ́wọ́ kọ́ òun nìkan ló dún lọ́nà fún lọ́hùn lọ dasẹ́lẹ̀ tọkọ̀wà tábà pé kọ́ọ̀fù tán dáadáa bí wọ́n ti pè ń káírò olúyọ̀ dàbí ń pọ́ fẹ́ hakẹ̀lẹ̀ ń wàhálà tí bẹ ń bi láfùsùn nìkan ni wá ò pàápàá eré tèmi lọ́ba tán síbẹ̀ àmọ́ xọ́sìyà bàbá pè dáadáa wàhálà méjì ní mẹ́mbẹ́ xa arúfọ̀lá kálíkì ni shin àfikọ́ wáyé pọ̀ mọ́ iṣẹ́ méjì ni shin mèrúwa àti xa mèrúwa gbogbo ẹ̀ mèrúwa ni shin mèrúwa mẹ́ta xa mèrúwa ẹyọ kan wàhálà dé bí wàhálà ti wà nù pípé náà ni wàhálà wà nù sẹ́ẹ̀ ní bá ń lo xásíyà wáyà ni ó fẹ́ lè súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ bí a máa lọ kásíà bóyá ní ọ̀fẹ́ lè sọ̀rọ̀ láwùjọ torí kò ní fẹ́ sì sọ amátàkìwé primary ni kásíà secondary ni tafsiru rẹ̀ ọlọ́run fi sọ pé innal muslimina wal muslimati wal mu'minina wal mu'minati ó di méjì wal qanitina wal qanitati ó di mẹ́ta. di mẹ́rin. wà á sọ bìrì iná wà á sọ bìrà. ó di márùn-ún. pàṣẹ wá di mẹ́fà. wàlímùtà sọ́ọ̀dì kí iná wàlímùtà sọ́ọ̀dì kọ́. méje. pàṣẹ ìmí iná wà sọ ìmọ̀. ó di wàlẹ́ àbísí nàbúrú jẹun wàlẹ́ àbísọ́. ó mẹ́sàn-án. عظيما bàbá wo stéèjì bó ti tó ń náà làwọn afágbà yìí pé òun náà ni mọ̀rátìbù amẹni ọlọ́run tí èdè pa fúnra wa lóyè lásán ẹni bá lẹ́ni ọlọ́run lòun ẹgbẹ́ e stéèjì ayà wọn ẹni bá sì fẹ́ máa rẹ̀ ní ẹlọ́ ẹni èṣù ní mí ní abẹ́ni ọlọ́run wọn náà gbéra rẹ̀ sí ayà wọn nbí ọba bá dé nbí iṣẹ́ rẹ̀ kù sí ọmọ ọkọ ìyàwó àtìyàwó. innal muslimina wal muslimati. والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاسرين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ọkùnrin tó bá lè juwọ́ rẹ̀ lẹ̀ fọ́lọ́ tó juwọ́ rẹ̀ lẹ̀ fa nábì tó ṣe dáadáa fún ìyàwó ẹ̀ nígbà pé ìyàwó là ń ṣe lónìí obìnrin tó bá lè juwọ́ lẹ̀ fọ́lọ́ fi tọ́ àtìlá tó lè juwọ́ lẹ̀ fa nábì fi tọ́ àti rasulillah tó wá gbà fọ́kọ wàlmúmìnínà wàlmúmìnáàtì tọ́bá ṣe ìsìláàmù tán pẹ̀lú kọ̀wá ìlú rẹ̀ márààrún tọ́wá lè gbé pẹ́ tí ò sú tí sètáni ò sì rí ihe lọ ó ti hìlà dání lọ́lẹ̀ kan tọ́wá fi bá débi ìmánì ìmánì tòdodo pẹ̀lú kọ̀wá ìlú ìmánì mẹ́fẹ̀ẹ̀fà tọ́wá gbà fọ́lọ́hún lọ́kànkán àti níkọ̀rọ̀ torí imanu bil zahir àti imanu bil gaib bil gaibiyat tó bá lè gbà bẹ́ẹ̀ láàárọ̀ ọkọ rẹ̀ tọkọ mi bá lóun lọ ibiṣẹ́ ibiṣẹ́ náà lọ́lọ́ lọ́wọ́ ìyàwó mi bá lóun lọ ọjà mo ti gbà kọjá náà lọ́lọ́ tí ó dààmú ara rẹ̀ pé tó àdánwò tọ́lọ́ ń gbé tì mí nì tọkọ tèmi yìí àdánwò tọ́lọ́ ń gbé tì mí nì níyàwó mi yìí tí yẹn bá ti gbà bẹ́ẹ̀ àdánwò ọ̀rọ̀ àdánwò oore àwọn ìyàbá ni wọ́n tọpinpin lójú ẹ̀ ọkàn wàhálà tí ó máa sinú kí wọ́n ìyàwó náà tọ́yì bá kọ́ gbà pé tọ̀fíkì lọ́kọ rẹ lọ́sàn àti ní òru kọ́ gbà fọ́lọ́ọ̀la tọ̀fíkì kọ́ gbà fà nábì. wàlíkọ́ọ̀nì tí ìnà wàlíkọ́ọ̀nì tọ́ọ̀tì. bí wọ́n ti mú tẹ̀sùbá ní kí wọ́n tó máa mú tẹ̀sùbá ń mi sèmi náà bà sí kẹ́ ẹ lè jọ pòdúsì ọmọ rí àwọn àti ṣe ọ̀sálàmì ń ṣe wáàsí kájà díjà náà ń ṣe wáàsí ọlọ́run lọ́ba yín tó ọlọ́mọdé ọ̀dà àlùmọ́sà bá ń tó tèmi náà bẹ́ẹ̀ ẹni tó bá dákẹ́ ọ̀dà kẹtara rẹ̀ nù ni. torí wọn parí ìyàwó ẹlòmíì ẹ̀ṣẹ̀ ni wọ́n fi jọ́ bára wọn sí pọ̀ ọkùnrin mi náà sì ní eléré ibú ni ìyàwó lè da ọkọ jẹ́fìrì ọ̀hún náà bọ́lá ń fẹ́ ọkọ sì lè jẹ́ da kí ìyàwó jẹ́fìrì ọ̀hún náà tù mo fi tá àṣì ẹ̀fara mọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa bí ọmọ àgbákò káàkiri ọlọ́mọ́sí bẹ́ẹ̀ fún yín tí yàn bá kó dáradá tó lè iman yóò bá sí dáradá akínní alkanet ẹni tí ń sin lọ́wọ́ ní gbogbo wa ẹ máa sin lọ́wọ́ ní gbogbo wa àwọn tó bí ẹ̀yin méjèèjì ọ̀dà lójúpẹ́ lẹ́sìn ni wọ́n ṣe lẹ́sìn òun ni kò kẹta èèyàn lè gbọ́ lọ́wọ́ gbọ́kọ́ mọ́ kírun èèyàn lè gbọ́ lọ́wọ́ gbọ́kọ́ ní imáni kó yẹ́sì mo gbà pé tó bá bá mi ọlọ́run ló mú wa ẹnìkan ò lọ́kùnrin àti lóbìnrin. wọ́n sàdíkínà wá sàdíkàn. tọ́yìnbá kọ́ máa sòdodo fún tọ́fíìkì kí tọ́fíìkì náà máa sòdodo fún tọ́yìnbá ẹ má kúrọ́ fúnra yín o asọ́ọ̀dìkù olódodo ní jẹ́ bẹ́ẹ̀ ó yàtọ̀ fún mutasaddiqu asọ́ọ̀dìkínà bí ọba ń lọ ní kò sọ pọ̀ ń lọ bọ́ ọba sì fẹ́ fẹ́yàwó mi jẹ́ ọmọ yẹ́sì mo ti fẹ́ ṣe nìyí yọ ọmọ nísìnyí yọ padà yọ padà mọ̀ ọmọ mi ni mo pe ọmọ fẹ́ yàwó lé àmọ́ kì í yá o torí lọ gẹ́ fìlà kankan kan yìí o ọmọ àgbẹ̀ bàbá mi náà tí wọ́n sọ láàrin wá sí ẹ̀yin lẹ́jọ́ tètè mọ̀ pé ó kàn yàwó kéèkan tọ́wọ́ lọ mẹ́rin rìn bàbá má ti rẹ́rìn sẹ́lómi. wàá sọ́ọ̀bìrì iná wàá sọ́ọ̀bìrà. a wá ṣe sùúrù dáadáa ẹjọ́ tí yẹn bá ṣiṣẹ́ kọ́ ní já lówó ẹjọ́ tí yẹn bá kàwé tán kọ́ ní kán lówó ẹjọ́ tí yẹn bá ṣe kíni tó bá ṣiṣẹ́ tó ṣòwò kọ́ ní kán lówó lẹ́ẹ̀kan náà ẹ má kọ́ sí àwọn tí wọ́n ní owó ní ká wá àbáwó tá a máa wá ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ní gbogbo ìgbà filipa asayi wàdọ̀ráì wàhíìn elbas. wàlíkàmṣì iná wàlíkàmṣì àti. nọ́mbà karùn lọ́sẹ̀ wa kan xaṣẹ́wò ẹni tí ń payọ̀ ọlọ́run tààrà alxaṣẹ́wò fi sọ̀lá àti ẹni tí ń payọ̀ ọlọ́run níbi ìrun rẹ̀ òun lẹni tá a náwó síbà yìí tí ò ní ṣe fàájìyà kí bẹ́ẹ̀ ni alxasiwunu àbí xasiatu òun lọ́mọ rẹ̀ ọmọ akéjì òní tètè fura mọ̀ kọ́ máa ń kébí sayid namaru ti rí ngbàtí imáni sayid namaru dojú ẹ̀ tán bí wọ́n bá ń jẹ́ alẹ́ ìkànnà lérí irun kì í gbọ́ kò ní fílìmù mọ́ ó ti déwájú ọlọ́run ó ti dé makamu al kò ní sọ̀rọ̀ mọ́ kò ní fílì kankan mọ́ nínú ayé yìí ẹni tí ó di káṣíù ah, ọ̀nà rẹ̀ ó jìnnà ìsìláàmù ti kọjá ìmánu ti kọjá alikunutu lillahi ti kọjá asídìkù ti kọjá asọ́bùrù ti kọjá ah, à ń bẹ̀rù ọlọ́run à ń bẹ̀rù ọlọ́run lẹ́nu àbí tiwàtiwà àbí tiṣẹ́tiṣẹ́ wàlàkàṣe iná wàlàkàṣe àti bí wọ́n tọ́ fíkì ti wọ́dọ̀ náà ni kí tẹ́ tọ́ yìí bá náà ṣe bẹ́ẹ̀ láti bẹ̀rù ọlọ́run kẹ́ tó sọ̀rọ̀ ẹbẹ̀rù ọlọ́run kan kọ́lá bẹ́ẹ̀ bá rí ẹrẹ́rìn sí ẹbẹ̀rù ọlọ́run nítorí kíni ìbẹ̀rù ọlọ́run ni yóò bí nǹkan rí kọ́lá bẹ́ẹ̀ bá sùn lójú oorun tó jẹ́rẹ́ pátá àmọ́ ṣe òun náà ta kà sí nǹkan o bẹ́ẹ̀ bá fi bẹ̀rù ọlọ́run ṣe ọmọ rẹ̀ ni ó ń bẹ̀ èyí ìrìn ọlọ́run fi gbé wa lọ sí ibi ọ̀rọ̀ obìnrin tẹ́ fi mọ̀ pé kò ṣeré débẹ̀ ó ní yẹsẹ̀ alúnaka anil mahidi kólú uwa adan fa'tazilu mahidi. وتغسل النساء في المهيد حتى يطهرن فإذا تطهرن فاتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين يحب المتطهرين نساؤكم حرث لكم واتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشروا الصابرين bẹ́ẹ̀ bá fẹ́ bímọ rẹ̀ kàṣíyàtù ni ó fi pàdé ìyàwó ẹ̀ bó bá fẹ́ lọ́kọ rẹ̀ àbí bó bá fẹ́ bímọ rẹ̀ kó fi kàṣíyà wọ́n kọ́ dìmọ̀ mọ́ kọ́ dìmọ̀ tó dìmọ̀ tabatu tafsiri méjì ni tafsiri kan lọ níbi wípé ká mọ̀ nípa arí ṣíṣe àti dùnnú ara mọ̀kọ́ dimatul jìmá yìí ni tafsiri kan wá lọ wípé kí ni tá fi pàdé obìnrin tí ó fi bímọ rí fún wa kásíyà jẹ́ kan bẹ̀ zikirulayi jẹ́ kan bẹ̀ mọ̀láàbà ni tìta àwọn tìbí yìí ni tinú lápapọ̀ ọ̀fẹ́ bímọ rẹ bí wọ́n ṣe bí wọ wọ́n sì bíyàwó rẹ àfikẹ́ fìbẹ̀rù ọlọ́mbára yín lò títí dójú oorun bẹ́ẹ̀ bá súnmọ́ ara yẹn sí náfìlà náà ara rẹ̀ ọmọ wá sòsò àmọ́ rọ́jú sí é sí náfìlà alákà méjì ọlọ́run eré tí mo fẹ́ lọ sí mọ̀jẹ̀ jẹ́ra nù mọ̀jẹ̀ ń bímọ ìlú jẹ́ pípa ní ìsàlẹ̀ alùpùpù ní mọ̀jẹ̀ ń bímọ kọ́ mọ́ jẹ́ ń bímọ rẹ bí wọ́n ṣe bí èmi náà bàbá sí náfìlà alákà méjì ojú ń kan ojú ọ̀kan ọ̀rọ̀jú fífá jẹ́ àlè fàṣàlátù lé ìyàwó níjọlẹ bá wọn tẹ bá tẹsùbà àwọn ìyá àwọn tó kù ládùúgbò yìí ẹ̀yin mọ̀ wọ́n jẹ mí lọ ẹ wọjọ tí ya wa tẹ́tí ń sẹ́wá kà sí kiri bá a ti mọ olúwa sí ibi ọjà sí nìyí ọ̀nà pọ̀ àmọ́bitọ́ kọ̀ọ̀kan lọ́yọ̀ yìí ọlọ́run èyí jẹ́ èèyàn gbé ẹ dákọ̀ ọlọ́run kẹ tó súnmọ́ra yín bàbá tó súnmọ́ ayé dáa rẹ bá balẹ̀ ó ní alihamudulilayi mo sọ pé nǹkan èmi ọkùnrin èmi ọkùnrin tó wí òun yóò rí sọ́ọ̀tì sára ọmọ tó alágbẹ̀dẹ ní nígbà tẹ́ ń súnmọ́ra yín lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ rí ní. irúgbìn ni wá ẹni tó gbìn wá ní bàbá wa ilẹ̀ tó hù wá níyàwó ẹ̀jẹ̀ àmẹ́tọ́. ilẹ̀ tó wá níyàwó. agbẹ̀dẹ tọrọ wá làfáwá ẹ̀já mẹ́tọ́ wọn o. agbẹ̀dẹ tọrọ wá làfáwá ẹ̀já mẹ́tọ́ wọn. wọ́n bá ń bẹ̀lẹ́ kárọ́jù ṣètò fún bàbá wa wọ́n bá ń bẹ̀láyé ò kárọ́jù ṣètò fún màmá wa má bá ń bẹ̀ láyé òun kàrọ́jù zẹ̀tọ́ fún àfa wa bá ti kú ká ṣàdúrà ká ṣètọ́ rẹ̀ o. bí wọ́n bá ti kú ká ṣàdúrà ká ṣètọ́ rẹ̀ àwọn ayata ń fẹ́ ni kùránì pè ní aṣọ wa àwọn ọkọ̀ tá ní ni kùránì pè ní oko wa bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóre o. bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóre. àwọn ọkọ̀ tá ń dá ni kùránì pè ní aya wa bàbá lè rú pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore o. bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. àwọn ọmọ tá à ń bí ní kúránì pè ní èso oko àwọn ọmọ tá à ń bí ní kúránì pè ní èso oko bàbá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run a ò jèrè wọn o. bá lè tọ́ wọn pẹ̀lú ọlọ́run á ọmọ o. bàbá lè tọ́ àwọn pẹ̀lú ọlọ́run á ò jèrè ọmọ. kí ni ìjẹ́ kóbi ó jèrè ọmọ iná ni pé à ń bí wọn pẹ̀lú òun mo ti mú agbó mo lè báyàwó sùn lẹ́ẹ̀méje kò ní jọ́ mọ́ yanjú afẹ́ wá sẹ́ksì àwa lọ wo sex film kókó wa lè máa le. le kọ́pa lè máa nàró àtúwá lọ mú pàrágà àbí ẹ wá lọ mú pàrágà wọ́n ṣe ọmọbìnrin nìyí èṣe wọ́n wá fi bẹ́ẹ̀ lóyún ẹ wá yá ẹ wá lọ mọ farabalẹ̀ ṣé àsìkiri lẹ fi lóyún rẹ ni ṣé náfìlà lẹ fi lóyún ẹ ni ṣàdúrà lẹ fi lóyún ẹ ni àbá wọn ń jà à ń lu rẹ ni à ń bú rẹ ni eléri ibú ọkọ eléri ibú aya la lóyún ọmọ. nígbà òkò bàbá lè ró. yóò ṣe sóore o bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. bàbá ṣe adam ọlọ́run ẹ̀dá kan bá rà dí àwọn ńgbà tá n kọ́kọ́ ń bímọ tá n bímọ obìnrin lọ́pọ̀ náà la ìpìlẹ̀ èmi pẹ̀lú àwọn ẹlẹ́hà mi mo á tún sọ fún bàbá ṣe adam pé abímọ wọn kí ló tún bí obìnrin ni àá ọ̀fẹ́ gbà náà púpọ̀ fa ńlọ yẹn wá nítọ̀ lọ́wọ́ ṣe báyìí táàtì mo fi mọ̀ yí pé àgbẹ̀dẹ ni ọkọ alágbẹ̀dẹ lọ́kọ àgbẹ̀lóko ilẹ̀ tá à ń ro níyàwó èso tí ó jáde ńbẹ bẹ́ẹ̀ bá ṣe ró sí ni àbá ní bí àwọn rẹ̀ bá tẹ́ bá ti ń ṣe yaba ti fẹ́ ṣiṣẹ́ kọ́kọ́ dá kọ́ lọ sàṣàlátù fún anabi mọ́tò sàṣàlátù fún anabi pẹ̀lú ògùn ọlọ́run nígbà tí ó bá parí nǹkan náà ó dúró sí la bí nǹkan náà bá wá dúró sí la tó ti wá lóyún tóyún bá ti débẹ̀ ni kò ti máa rọ ń tọ́ ọ bá fẹ́ ni kò máa wí fọ́lọ́ àṣírí ni àmọ́ kò ṣe nǹkan kan tó lẹ́lòmíì ń wá tiẹ̀ lọ́dọ̀ olóòṣà ọ̀dọ̀ ológun lẹ́lòmíì ń wá lọ iye ni ọba gbọ́ tó bá lò ọlọ́run fi sàlékún kẹfún sí ọ̀hádàmù bí àwọn rẹ̀ bá wá sùn ọmọ fọ́ra níkùn mọ́jì ó ní sùúrù mọ́jì ó jí ọmọ pé muhammadun rasulullah muhammadun rasulullah muhammadun rasulullah ọkùnrin ni ó bí kọ̀kọ́ dìmú. kọ̀kọ́ dìmú lè àkúsí kò wá takùn láà. أنكم ملاقوه وبشر àwọn aya tá à ń fẹ́ ni kùránì pè ní oko wa eh. àwọn tá à ní ni kùránì pè ní aṣọ wa eh. bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. Eh, bàbá lè ró pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore bá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore o. bàbá lè wọ́ pẹ̀lú ọlọ́run yóò ṣe sóore. ẹ dákun gbogbo wa tá à ń bímọ nísìnyí sáà bí wọn dáa nígbà tẹ lọ́mọ yìí ọ̀dà ṣé wọn náà bí dáa ọmọ burúkú lọ́mọ yìí ọmọ ìwọ náà bí burúkú ló fi bí love love love i love you tẹ́lítọ̀rùn lẹ́fí ń ṣiṣẹ́ ìfọlọ́nkún ẹlákun ẹnjẹ ọba fẹ́ kílé bàbá wọn parẹ́ tó jẹ́ lé Ọlọ́run ìgbàkígbà tó bàbá yàwó rẹ̀ kódà bọ́ bá fa alápá báyìí ó ní bísímìlà bọ́ọ̀ bá wí síta wí sínú. ìwọ ìyàwó náà tó bá fẹ́ bọ́kọ rẹ̀ ṣeré pa ó dàbí eré ni o wàhálà rẹ̀ ó mọ níwọ̀n o torí ẹ ti gbìn ẹ ti gbìn láti pìlẹ̀ lẹ ti fi gbìn àwa náà tí wọ́n á bí pẹ̀lú ọkọ̀ Ọlọ́run tá a wá fẹ́ kù lọ́dọ̀ Ọlọ́run á ti mí ìṣòro dùn o àsìkiri ni wọ́n èbí wa alukurani wọ́n èrò wa bàbá wa ń da bàbá wa fáàgbà tí wọ́n papòdà ń jò ní à ń ṣe fàájì ìjọ kan pẹ̀lú wọn ní nígbà tí ìyá wọn wà nínú oyún alukurani sixty ni wọ́n hàn fún wọn. ẹ wá ṣe tẹ́lẹ̀ ní mo burú alukurani sixty náà ni bàbá mi hàn fún ìyá mi nínú oyún ó sì mú pé báyìí sixty alukurani kó tó wá ń kan tèmi náà lọ́wọ́ tọ́jú bọ̀ fúnra mi bàbá ló bẹ̀rẹ̀ ṣé alukurani sixty ìyẹn ni pé sẹ́wọ̀n pé situna ni hisbu tó wà ń bẹ̀ wọ́n wá hàn níhàn yí pé ọmọ yìí mo sáfẹ́ àgbẹ̀dẹ ni mo fẹ́ rọ wọ́n wá rọ wọn ẹ wọn yóò bá dá ògo tó lọ àfìgbà tó ṣe tán tí ọ̀lọ́ ẹnìkan ò tí gbọ̀ngbọ̀n àgbẹ̀dẹ tọrọ wa nù. káàrọ̀ ọmọ tá a fẹ́ bí tọ́ba tó wá dénú oyún bàbá sí ọ̀dàmù yìí máa fọ́ọ̀rọ̀ anukùn máa sọ ntọ́ bá fẹ́ fọ́lọ́ ntọ́ bá fẹ́ ní ọ̀yà. nga abimọ ni tọ́lẹ́ lomi akọni ọmọ ta ni bó ti jòkó ni ọ̀pá rẹ̀ sì tó kí ni microphone tí mo gbé lọ́wọ́ yìí sẹ́yìn wọn lọ́kọ ìyàwó ọ̀ àtún bímọ wèrè kalẹ̀ tó wọn máa ju kí àdúgbò tí wọn máa da wọ àdúgbò láàmú ọ̀ fọlọ́n bí ọ̀fà nẹ́bì bí ó dídí wà sínú bẹ́ẹ̀ bá fẹ́ ká alukurani ọwọ́ ọmọ létí ẹ̀fà alukurani bí ọ̀rọ̀ àwọn àtìyàwó tí wọn náà ká máa tọ́ bá parí sùn kan ọ̀lọ́ sálámà sí ìyàwó rẹ̀ wọ́n náà bá ti náfìlà tán tó parí òní máa bọ̀ bó ti jẹ́ ẹ wá fìfẹ́ lò àwọn mọ̀kọ́dìmọ́tù tí wọ́n ní á ṣe ìfẹ́ ńbẹ́ńbẹ́ ìnáwó ńbẹ́ńbẹ́ ìdùnnú ńbẹ́ńbẹ́ ayé kíyàn mọ́lẹ̀ gírà lógìgì lérí bẹ́ẹ̀dì wọ́n máa kọ́ alóòkè níjọ wọn àná wọn kọ́ yàn ń sẹ́ yá adẹ́jọ́ kó ẹ pa wọn máa kalẹ̀ ẹ máa kọ́ wọn bí wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì báyìí là tẹ̀ báyìí ni wọ́n dáná ọ iléèwé tẹ mójútó yìí ó ti dìdàkudà àwọn ọmọ nílàka inú wọn ò sì ní ládàbí ẹ wá wọn bí ẹ ti dáná ẹ kọ́ wọn bí ti ta bá fẹ́ gbóúnjẹ kalẹ̀ abọ́ ni gbé kalẹ̀ ni àbómi omi ni gbé kalẹ̀ ọbẹ gbé ni kakọ́ gbé wọn gbóúnjẹ wọn lọ sí níbo ló gbókèlè sí níbo ló gbomi sí bẹ́ẹ̀ bá kọ́ kó lè mọ́ tí ọkọ rẹ̀ bá lọ bá ẹni tó mọ̀ pàdé láì lóògùn nú yọ gbàgbé ẹ̀ wọ́n sì kọ́ ní bá àti ìṣeré pa kọ́ra àwọn onítìrà hàn kalẹ̀ tíra kan bẹ́ẹ̀ ń pè à ń pè ní alìjẹ̀nsíyà gbogbo ẹ̀ náà kọ síbẹ̀ arọ́dọ̀lù khatir tíra ní àdìsí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ látara bẹ́ ọjọ́ lọ ẹ̀yin yá wa ìṣẹ́kù lọ́dọ̀ yín tí tọ́yì bá ti yanjú báyìí ọlọ́run níjọ́ dàrú mọ́ kí tàwọ́fíkì ti yanjú ọlọ́run níjọ́ dàrú mọ́ ayé yín ọlọ́run níjọ́ dàrú o ọlọ́run tó bá àwọn àfa wa gbogbo àwọn baba wa láwùjọ ni wọ́n jòkó yìí àwọn náà bí nǹkan wọ́n bí wọ́n sì bímọ tó dáa gbogbo àwọn bàbá wa kọ̀ọ̀kan táwọn à ń bí tẹ̀ tí jòkó tì eléríire ni wọ́n ọlọ́run wọlé àwọn kò ní jẹ́ yín ó dàrú yọ wọlé yín náà kò ní jẹ́ tèmi náà ó dàrú àwọn baba abdulwahabi ní ìtakúrè baba wa sòwébù ní àwọn baba wa afáwa yahya afáwa ibrahim khalil baba wa dámé ìgboro tí gbogbo ayé máa ń fẹ́ gbọ́rọ̀ wọn báwọn náà bá gba microphone sí agbàgbé agbàgbé ara sórí ìjòkó tí wọ́n adamu lójòkó yìí ọlọ́run tá a dá kọjọ́ àmì ọlọ́njẹ́ lálùbáríkà ọlọ́njẹ́ lálùbáríkà ó sùn yín bọ̀ ọlọ́lá ìlà ìlàlá àwọn afọ́ àgbà nílé kéwù ni. بسم الله الرحمن الرحيم اللهم وفق بينهما كما وفقت بين إبراهيم وهاجر وسارت ووفق اللهم بينهما بالبركة والرزق اللهم فاسق كونجا البركة والولادة والوداد وطول أمرهما وسد آفيتهما بسد الفاتحة الفاتحة بسم الله الرحمن الرحيم alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin ẹ kí fatiha pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbá àgbàlagbà ẹ má kí fatiha tí wọn fi ṣèṣe sí wọn bàbá wa alifa ọlọ́njẹ́ àrí wọn pẹ́ bàbá wa alifa ọlọ́njẹ́ àrí bàbá wa alifa sayuti ẹ pẹ̀lẹ́ ayé wọn sanusi wa ẹni dáadáa wọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́n darí wọn dáadáa ọlọ́ni ramadan ní bọ̀ yìí ọlọ́mọdàjọ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́mọbalú lọ́rin jẹ́ ọlọ́mọbalú lọ́rin jẹ́ ọlọ́mọ bá gbogbo rẹ̀ jẹ́ ọba ọba lọ́rin ọlọ́njẹ́ rí wọn pẹ́ imam filani imam male imam gambari ajanasi fúkàrí gbogbo àwọn àfa wa bàbá wa ní ẹ̀ẹ́kẹ̀kọ́ bèèrè ọlọ́mọsá ọlọ́mọ bá lé wọn jẹ́ o la ilaha illallah inna ataynaka bismillahir rahmanir rahim inna ataynaka al-kawthar fasalli li rabbika wanhar lè àfágbà Baba wa àti wọ́n jìdò àbáwa tafsiri ọlọ́run sábà àfisọ́ ẹ̀sọ́ wọn ọlọ́run bá dá wọn wọn bàbá wa dá ń bọ̀rọ̀ náà ọlọ́run sàlékún àlàáfíà fún wọn gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́kùnrin lóbìnrin ọlọ́run bí àmúradì yín ọlọ́run bí àbùkátà salatul fati ẹ̀dàkùnrin jáwọn àgbàlagbà ọ̀sàdúrà ẹ̀jẹ̀ ọ̀sàdúrà kẹ́ tó lọ ramadan ti ń bọ̀ ọlọ́njẹ́ ọba alálàáfíà ọlọ́njẹ́ afálàáfíà gbà káfà àsìkí gbà káfì dùnú gbà inna ataynaka. bàbá wa mudirul markaz àwọn náà mẹ́bi tí wọ́n ń ṣe dáwà lọ́wọ́ ní kálọ́dọ̀ pòfẹ́sọ bákí ọlọ́mọ́sàjá rí wọn pẹ́ o ọlọ́mọ́dà wọn láàmú o ọlọ́mọ́fìtínà wọn bàbá sẹ́wọ̀ yakub gbogbo abúná òṣèkà adam lápapọ̀ àti gbogbo àwọn ẹ̀yà wa ti ń jẹ́ ìyá wọn lápapọ̀. بسم الله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين àwọn alájà wa mẹ́wọ́n ẹ̀dá gbẹ̀dẹ̀ tí wọ́n jẹ́ olùmójútó lè kéwu madu samsudin àti gbogbo àwọn tí ń jẹ́ khalifa wa ní samsudin náà gbogbo dáadáa tí wọ́n fẹ́ fún lè kéwu náà lọ́mọdé ó bàjẹ́ jẹ́ ọmọ àti dáa sí kọ́ máa dáa sí bísí al-Fatiha.